قلبي يا ربي زعت تعذيبك بغربك في شعري عوبا ومراتنا ثبت برجلي أمري القوم في عذابه بجدر يعمنا القوم في عذابه بجدر يعمنا القوم في عذابه بكل وإنسان لمسجد بكل وإنسان لمسجد أقم لي لكي بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Wọ́n gbogbo àdẹ̀wọ́ kan dé fọ́lọ́. Kàfẹ́ dúpẹ́ pé Ọlọ́run ní kí ọdún ìbá wà láyé kálùkù bàbá ronú àárín kàtà lè dúpẹ́ lé lórí pàpẹta káàlì kò ní jẹ́ kí orí strong jẹ́ fún ọ bàjẹ́ ọlọ́pùn farabalẹ̀ ọlọ́run ni a fẹ́ kí ọlọ́run la fẹ́ kí ọlọ́run la fẹ́ bẹ̀ ọlọ́run la fẹ́ pè gbogbo tọ́lọ̀n bá ti fẹ́nì kọ̀kan wa ta mà kó orí ni káàrò núkàn lẹ́nu àsìkòta fẹ́ kí ọlọ́run yìí ní pé kò dùn mọ́ wa tí ń bà wá nínú jẹ́ kápẹ́ sùnsùn ọlọ́run káàrójọ́ fọ́lọ́run sẹ̀mí àmbàsíra lọ́lọ́run ọmọ alhaji àtìrọ̀fẹ́

ọlọ́wọ́ máa kọ́ ọmọ ṣe àpéjọ lálùbá ní tó jẹ mọ́ àwọn èèyàn ìdá olóhun tó máa wà fáà péjì ọ tó máa máa kí ó péjì ọ àtàwọn alájá àwọn yí péjì ọ ajẹ́ pé onítẹ̀rí mẹ́ra wọ́n ló kọ́ ọlọ́run tàà fẹ́ pè ọlọ́run jẹ́ lálùbáríkà àmín àwọn ọmọ tó ń bá ń kọ́ ọlọ́run jẹ́ lálùbáríkà ẹ̀yin alága lọ́kùnrin ọlọ́run ó bòrí láti rí ẹ̀yin alága lóbìnrin ọlọ́run bòrí láti àwọn bàbá wa àwọn àfáàtà báńkálẹ̀ mọ́gbọ́ wọ́n pè wọ́n ọlọ́run ní jẹ́bẹ̀ alọ́mọ́sá fún ìjìbá ilẹ̀ la ilaha illallah ọlọ́run la ilaha illallah la ilaha illallah allah. ilaha allah. la allah. illallah لا إله إلا الله الله لا إله إلا الله الله إلا الله صدقا لا إله إلا الله حقا لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله Tó bá rọrùn ọlọ́run ní àmìnà àfẹ́lẹ́ òṣè ìlàlá. Tó bá tún lè bá ṣàrẹ́nà àfẹ́lẹ́ àrídè ìlàlá. Ọlọ́run wa ní bẹ́lẹ̀. Àrìnà àfẹ́lẹ́ òfókè ìlàlá. Ọlọ́run bá náà ti bẹ́ lókè. Àrìnà àrìnà ìlàlá. Àrìnà ìlàlá.

Wọ́n ń gbẹ́lẹ́gbẹ́ ìwà ká máa sọ́rọ̀ lára fẹ́lọ́ta. Ìgbàlẹ́ ayé, ọlọ́fẹ́kọ́lọ́wọ́ oṣù ẹ̀mọ́ ọ̀ṣọ́. Ìgbàlẹ́gbẹ́lẹ́wọ́ oṣù ká máa sọ́. Ṣé máa sọ́rọ̀ ìrọ́dọ̀ ọlọ́run. Ìgbàlẹ́gbẹ́lẹ́wọ́ bá ṣe ẹ máa sọ́

Báà lárí kí ọlẹ́ Tààbẹ́ ṣòwò ọlọ́run ni. Tààbẹ́ jí ọlọ́run ni. Lórí ọ̀tá wa ọlọ́run ni. Lórí ọ̀tá wa ọlọ́run ni. Lórí iṣẹ́ wa ọlọ́run ni. Lórí iṣẹ́ wa ọlọ́run ni. Lórí ọmọ wa tàbí ọlọ́run ni. Lórí ọmọ wa tàbí ọlọ́run ni. Inú wọn bá ń dùn ọlọ́run. Inú wọn bá ń dùn ọlọ́run ọba ni wọ́n bá ń bàjẹ́ ọlọ́run. Inú wọn bá ń bàjẹ́ ọlọ́run. Bàbá bẹ̀rẹ̀ láyé ọlọ́run. Bàbá bẹ̀rẹ̀ láyé ọlọ́run. Bàbá kú sí ọlọ́run. Kò sí ọlọ́run nínú ẹ̀dá. Ìfúrù ọlọ́run lórí ilẹ̀ ayé, ìfúrù ọlọ́run lókè náà, ìfúrù ọlọ́run kọlá gbígbẹ̀ ọ̀rọ̀. Wọ́n ní bí yíò ní ọ̀lá bá ṣe wájú orí ẹyẹ. Àwọn ajúgbẹ̀rẹ̀ fọ́lọ́wọ́ ó ṣe é. Ó ṣe é. Àwọn ìjọ́ rẹ̀.

Ìlú Èkó ọlọ́run mú jẹ ògbàjẹ́. Ìlú Èkó ọlọ́run mú jẹ òdàrí. Èkó ọlọ́run mú jẹ orílẹ̀-èdè. Ọlọ́run olúwa. Láìlá ìlọ́ Láàrùn àlàrà ìlọ́ ìlọ́ ìlọ́ اللهم إنا نسألك من ذرات رحمتك وغفرتك لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا قربا إلا نفسته ولا سدة إلا يسرته ولا هما ولا غما ولا سقما ولا بردا إلا كفيته àfẹ́ ọlọ́run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

láti bí ọ̀sẹ̀ kan. Afẹ́ náà ìsìn ọmọdé Wọ́n ní àwọn fẹ́ mọ́ra ẹ̀sùn oorun lédé. Àti láti lọ lọ́rin, àti ń darí bọ̀ ní. Àti jẹ́ láti lọ lọ́rin bá àti ń darí bọ̀ ní. Iṣẹ́ náà ń pàdé ara wọn. ní iṣẹ́ náà ṣe ń pàdé ara wọn. Ọmọ mi dáadáa lọ́mọ yìí. Wọ́n ní ọmọ àwọn dáadáa lọ́mọ yìí. Tata bá ní owó ẹ̀yẹ ọmọ Amẹ́ríkà sí Nọ́rù Islam ẹmọ ṣe mítìnì. Wọ́n ta bá ní gbogbo ẹ̀yẹ ọmọ Amẹ́ríkà sí Nọ́rù Islam ẹmọ ṣe mítìnì. Ẹlòmí ń Wọ́n ní Èkó yìí ní tiwa. Yóò Yóò náwó ọkọ̀. Yóò ṣe wàhálà.

ní kọ́lọ̀ fà láríkà àti kájì gbà bẹ́ẹ̀ iyì ayé lọ ẹ̀ká wà ní àgbẹ̀yìn ayé ọjọ́kù adámọ́lọ́ ẹ̀tọ́kù iyì ayé ẹ̀yìn ayé ẹ̀yìn ayé ẹ̀yìn ayé lọ ẹ̀ká wà ní àbí ẹ̀yìn ayé àgbẹ̀rẹ̀ tó nǹkan ọjọ́kù ẹ̀yìn ayé òun ni rírì kẹsí kakọlé ẹ̀yìn ayé ni kálò mọ́tò ẹ̀yìn ayé ni kálò ẹ̀yìn ayé ni káàmà ló sọ ẹ̀yìn ayé ni gbogbo nǹkan àwọn intajaj àwọn kíláti pé àti orí lẹ́yìn àti láyé ohun ẹ̀yìn ayé nù ẹ̀yìn ayé iná àwọn àti gbogbo tí wọ́n bá fi kíyàn dípò kúṣẹ́ kíkí tí wọ́n kí èèyàn òun lẹ́yìn ayé èwo lọ́yẹ káwà ní méjèèjì bàbá fẹ́ wà níbo ni ká wá sí èwo lọ́láàsì èwo ni ọ̀ní gbẹ̀yìn èwo ní bàjẹ́ èwo ní máa gbẹ láìláì tí ò ní bàjẹ́ àmọ́ gbogbo ẹ̀ náà ọlọ́sọ náà kọ àìsíwọ́tò fáàkiri man فلله العزة جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هم يبور العزة فلله كان يريد العزة فلله العزة جميعا إليه يسعد الكلم الطيب والأمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكره أولئك هو يبور من كان يريد العزة فلله العزة جميعا وأبين أي لمن هو ní fọ́mọ́ alọ́wọ́ pé ẹ̀yìn ayé là bá ń wá mbọ́lá wá lọ tí ò ní di àkùkù owó a máa tán ẹ̀yìn ayé ni ilé a máa wó ẹ̀yìn ayé ni ọmọ a máa kú ẹ̀yìn ayé ni obìnrin a máa lọ mọ́ni lọ́wọ́ àti ìdàkudà ẹ̀yìn ayé ni ọkọ náà dìdàkudà mẹ́ni lọ́wọ́ ẹ̀yìn ayé ni ogun tàà bí i ti fàárí láyé lẹ́yìn ayé Káàrọ yorí dọ́lẹ̀ ìzọ́tọ́bọ́lélà jẹ́ ní ẹ̀yìn ayé nítorí a máa nọ́ọ̀kì, a sì máa fẹ́ẹ̀lì, a sì máa jáàmù ẹ̀yìn ayé ni

bá bá wo tówó à ní lè ṣe nǹkan ẹ̀yìn lóòótọ́ tá a bá rí owó tán ẹ̀yìn náà láì wá tọ́rẹ́ ni tó lówó kò tí tó fẹ́ fowó rà wọ́n fi ra yìí náà ni iyì náà lẹ́yìn tí wọ́n ma fi gbé lágbàjá dáa bí fọlá olé a ń sọ̀rọ̀ rẹ̀ nípa pé ọkọ́ mọ́sálásí jímọ̀ a ń sọ̀rọ̀ rẹ̀ pé a máa yọ zàká a ń sọ̀rọ̀ rẹ̀ pé a máa náwó prógámù lórí rédíò a ń sọ̀rọ̀ àwọn ǹkan dáadáa tá ń sọ ẹ̀yìnú nínú ẹ̀yìn ayé èyí tí ọ̀dá mẹ́mẹ́ ìtọ́dá mẹ́mẹ́ nínú ẹ̀yìn ayé èyí tí ọ̀dá mẹ́mẹ́ tó ní tẹ́yìn ọ̀bá ti tí bá yìn nípa ọ̀ ni tí ẹ̀yìn ayé òfin ní di àpòpò nígbàtà bá ń bẹ àdìwàtà bá lọ tán sí àṣẹ ẹbí ó ti rówó rèé àtẹ́ntọ́pa mọ́sábẹ̀ ìjá àfá rẹ̀ rèé àtẹ́ntọ́pa mọ́sábẹ̀ pé àtẹ́bí wọ́n ti mọ́ni àti ohun èé tẹ́ni ní ọlọ́run إليه يسعد الكلم الطيب Bàbá abẹ́wọ̀ ẹ̀yìn ayé àtẹ̀yìn ayé kí làbí wa, a máa fi hàn kíkí wa, a máa fa rẹ̀ gbígbà wa, a máa fi zàkáyíyọ wa, a máa fi títọ́ ẹbí ṣe, a máa fi wá. Ittiba'ul kitabu wa sunna, ìtẹ̀lé al-Qur'ani lọ́dọ̀ àwọn àfáà, ó lálẹ̀ bí wá ẹ̀yìn ayé àtẹ̀yìn ayé o, bá ti wà ikọ́ o gbogbo àfá ọ̀pọ̀lọpọ̀ àfá ní ń dérí èyàn ní sí o ọ̀pọ̀lọpọ̀ aláfá ló ti di fọ́wọ́n náà yìí sí o ọ̀pọ̀lọpọ̀ àfá ló ti di alkitabu àti súnnà ilẹ̀ tó ti parapọ̀ máwọn kẹkí nǹkan o bá ń kọ́ o bá من كان يريد العزة فلله العزة جميعا Akẹ́kọ̀ọ́ni, tọ́lá lafẹ́ nìní, ìyì lafẹ́ nìní, àkọ́lé lafẹ́ ní ẹwà sọ́dọ̀ Ọlọ́run. Ilé ẹyẹ yàtàádọ̀ lùkẹ́lẹ́mọ̀ sọ yìíbò. Àwọn dáwà fi wà lọ́run wí, alìkẹ́lẹ́mọ̀ sọ yìíbò, ọ̀rọ̀ tó dá máa húwà alìkẹ́lẹ́mọ̀ sọ yìíbò. Ilé ọ̀rọ̀ tó dá la ilaha àwọn aṣẹ́ tí wọ́n gbílé alọ́wọ́ ohun ó ti tó wà ayé ti tó wà ọ̀run àtẹ̀yìn ayé àtẹ̀yìn ayé ó ti tó wà múra ọlọ́lọ́n àlìkálìmọ̀ tọ̀ yíbò ọ̀rọ̀ tó dá astaghfirullah nínú ẹni nínú ẹni àti rí wíwá ọlọ́run ti fi sínú àlùkùránì kéré ká tó wá lọ bí tọ́lọ́run lóhun ọ̀fẹ́ ìwọ̀lá amẹ́lù sán léhùn yárafa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

tàbà gbogbo ìwú ìdí ayé tán sáàsì ìṣẹ́ láìláìlá òdédé tàwà níṣẹ́ rẹ̀ tà níwà rẹ̀ tí wọ́n mọ̀ á lè yẹnrẹ̀ láàrin àwùjọ tí wọ́n lè pé tíwá tí wọ́n lè pè ágbé ìyẹnrẹ̀ nílọ́un gbogbo àsìkiri dábájẹ́ àdúrà dábájẹ́ kò ní wọlé àlàámọ́lò sọ́ọ̀lì iṣẹ́ rẹ̀ yẹ̀rìfá ohù òun ní jáde ọgbà yẹ̀rìfá ohù òun ní jáde bí tà lọ Àdúwà tẹ́rí ohun ìkẹ́mọ̀ ni. Àdúwà tẹ́rí ohun ìkẹ́mọ̀ ni. Olúwa ní kí ìsànú ẹ̀dá. Gbáwò wà rí. Fàdúwà fún. Òde tọrẹ fún. Aláìní àdúrà wà rí. Fọ́dún àmúgbò ti tọ́rẹ bọ́ aláìní. Ìwọ nìkan làdáwò bá. Ìrísẹ̀ mi nìkan làdáwò bá. Ìrísẹ̀ wọn nìkan làdáwò bá. Orí ọ̀rọ̀ ìbọ̀bẹ̀rẹ̀. Ó sì bọ́kùnrin lẹ́ni tàrí gẹ̀rí tàórí omi lọ́rẹ́mù sàkádàrà ìwọ̀lẹ́mù sàkádàrà. Wọ́n òbí yánà ọba kádàrà. Bàbá ń sàdúrà, ó kú sẹ́rẹ́. Àlàmọ́lù sọ́ọ́lù yẹ̀rọ̀fá òwú, àlàmọ́lù sọ́ọ́lù sẹ́rẹ́, ọ́dà gẹ́gẹ́ bí kerosene ta àwọn tó jóná nígbàtí náà jò tó bá ní pọ́ sàdúrà tí ò sí ìgbà ẹyọ ọmọ kéwú àwátá ìjọjọ́ ọmọ kéwú àtàwà àfáà kò tí ìfikáwá kọ́ọ̀sì kápẹ́ẹ̀tì lọ̀dà wa láwò bá má sàdúrà tí ó gbà kò tí ìfiká kọ́ọ̀sì kápẹ́ẹ̀tì lọ̀dà àwọn olóòsà àkùrárì ti tó ẹ̀yà lọ́sọ̀láàtù tẹ̀lásọ̀sọ̀ láti fi títọ́mọ yóò tí ìyẹnjú tí ò tí ìmàwé tí ìlọlẹ̀ ìlú èbó tẹ́ẹ̀ tí rọjá tàkó sí ìmìnigbẹ̀rá lọ pásítọ̀ lọ́sọ̀sì Àdúrà tẹ́ rí ohun ìfẹ́ máa ni ọlọ́run ní fi ṣànà ẹ̀dá. Ó ní ọjọ́ àwọn kan lè ṣàdúrà. Ìwọ́ tó ọlá lè ṣe ah, ọlọ́run mọ̀ sí nǹkan rí ọ, àtẹ̀sì ìlàfẹ́ pè mí mọ́dà ní lóhun àmọ́bọ̀ bá hù wá ní ìgbàdúrà fún òfíyànà bàbá dára tó fi tọrẹ fún aláìní mọ́ bá hù wá rí ìgbàdúrà fún tó fi tọrẹ fún aláìní Àwọn kan ní wọ́n ní a máa wọ́n ní wọ́n, bọ̀dá ká máa tẹnú, mo ní a lè tẹnú, ó ní ń tàbí tẹ́ ni. Bàbá ní wá kátẹnu átẹnu, bàbá sàdúwà tán káwà fi wà rí tẹnu. Èé sọ tí kéèsò gbogbo, èé káwà lọ jó èyàn, káwà lọ jó ọkàn, káwà jó eríkọ́. Títẹnu náà ni àmọ́lù sọ́ọ́líhú èrè fàwọ̀. Títẹnu ni lọ́ọ̀dùn ìyá rẹ̀ nú, lọ́ọ̀dùn bàbá rẹ̀ nú, kí ọmọ afẹ́ àpò láti jẹ́ aṣọ yìí mọ́ ní gbé wá fún ẹ̀bùnmí ládùúrà ní. Lọ́ọ̀dùn àfáà rẹ̀ nínú, àwọn tálíkà tí ń bẹ ládúgbò dùn wọ́n nínú lábìsọ̀ pé àdúrà tẹ́rí Bọ̀tálítà nínú kí ẹni ìfẹ́lẹ̀ ìdẹ àpòkọ̀ fún ọ náà ni. Adúrà bádá yìí, ẹ̀rù kí aláyọ̀ ọgbá gbádá ìfún ní ìsìsẹ́ pé ẹgbẹ́ mọ́ báyìí lè mọ́mọ̀ náà gẹ́gẹ́ àdúrà tẹ́rí Àdáwò bá wá bá kọwàá pọ́hùn, kọwàá pé mọ́sálásí kí ni àti lọ mọ́sálásí wọn àrójútú ẹ̀ lọ́nà àti ìbẹ́lásà láti ǹkan ọjà mi ní ọ̀sà ó rà wọ́n tẹ̀lé ń gbèsè wọn ọ̀sán pèsè tẹ̀lé náà bẹ́ẹ̀lẹ̀ òyìnṣán ẹjá lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ̀ ọjá lọ́dọ̀ àwọn tí wọ́n yà lóòtọ́ ni tí wọ́n yà àmọ́ ọ̀jẹ́ ni ọlọ́mọ yóò yà torí ṣètàrí ti dúó fẹ́ ń wájọ bí ìgbà táwọn PDP àti wọ́n wájọ tí wọ́n ṣe kàmpéèni ọwọ́ ṣètàrí ọ̀yà kíákíá kí oṣù ní bẹ́ẹ̀ bá wá bílíọ̀n lẹ́ni kí lè tó sú tàbá ti ní a má gbárí èèyàn tẹ́ mọ́ òkú ẹ̀ wá wọ́n sì tó sójú yíwó tó tán wọ́n sì kó mọ́ tẹ́ ó sì wẹ́ kó kí lè tó sú wọ́n sì pẹ̀ níbi ní ọwá gbáwá Kílá ti bọ̀ tẹ́ẹ̀ mo ní ọparí sí kìí ṣe wọ́ nìkan. Lẹ́dá ọ̀pá ọ̀pọ̀kùnrin nìkan. Lẹ́dá ọ̀pá ọ̀pọ̀kùnrin nìkan. Lẹ́dá ọ̀pá ọ̀pọ̀kùnrin Bàbá dára, àrẹ̀ ìyọ́nù bàbá dára.

máa bá bí àwọn bàbá tó kọ́ lé tó bò ló ti kọ́ ó lè mọ́ràn tí wọ́n ti kọ́ àmọ́ ti kọ́ ọ̀nà rírì nǹkan sínú ẹlòmí nǹkan wọ́n tó kọ̀ mọ́ bó ti jẹ́ ẹlòmí ń lo sọ wọ́n náà sí ni wọ́n bá tó fún ọlọ́kan wá tó fún ọlọ́kan nígbà tó ti jù wáre ìwáre dáa ju owó tí ò níwáre nú lọ ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ ládùúgbò rẹ̀ nínú ẹbí rẹ̀ fún èèyàn rẹ̀ lágbájá èèyàn rẹ̀ lágbájá alọ́mọdé àbìtàwà lọ rẹ̀. ọ̀rọ̀ jùlọ ń tó bá jẹ́ èèyàn rẹ̀ lójú ayé ẹ̀ ó dáa fún ó ọmọ ẹ̀lẹ́yìn ẹ̀ nínú àlájí ẹrẹ tó bá lónìí ìbànújẹ́ ni wọ́n lọ́la ẹ̀yìn ló ní kọ̀ ẹni tó lówó tó lọ́lá ẹ̀yìn ló ní ẹ̀yìn a máa fọ́ọ̀kọ̀ lẹ́yìn ẹ̀yìn wa ẹ̀yìn wa ẹ̀yìn kọ́mọ̀fọ́ ẹ̀yìn wa man kana إليه يسأل الكلم الطيب والعمل الصالح يرفعه Bàbá tí wọ́n ń gbààwẹ̀, tá a máa ń ṣe náfílà, tá a ń ṣe wíìdí, tá a ń lọ àsàlátù ẹjẹ́ a máa dọ̀kọ wá nú. Ẹ̀yin ọkọ náà máa dòyàwó ìyàwó ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ obìnrin tó sì jẹ́ pé náà ní ara ah, òun náà ọ̀dá lónìí kọ̀dá lọ́la ní tí ìbálòpọ̀ bá tún ṣe yókù díẹ̀ káàtó bẹ́ẹ̀ lẹ̀gbọ́n sábúrò bẹ́ẹ̀ làbúrò sẹ́gbọ̀n ẹjẹ́ àjàlà àmàlò sọ́ọ́lẹ́wú iṣẹ́ eré ní jádó ọgbà onígàrí tíra òun láyé tẹ́ tẹ́ bá dùn ẹbí nú tẹ́ dùn ará nú tẹ́ dùn àdúgbò nú àwọn ní ó pàṣì wá níwájú Ọlọ́run ilé yọmọ ṣàdúrà fún ọ tọ̀wọ́n mọ̀ ṣàdúrà fún ọ bí yọmọ tọrọ fún ọ a máa ọ pẹ́lẹ̀ inú jẹ́ ọ̀sà ìdáfẹ́lẹ̀ ó tẹ́pẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀sà fẹ́lẹ̀ ọwá lórí ní tẹ̀sùbá àtọ́gá ọwá lọ́rọ̀ wá lúwà Sáàbáwò wá rí fàdúrà fún ọ

tàwàfẹ́ kò láìkẹ́ lè máa mọ̀kọ́lọ̀wọ̀n ìjẹ́ èèyàn gbé gbogbo ìdáwà náà ṣe yí àtàwọn àfáwọ̀ yìí àwọn òbí ló ṣe rere kalẹ̀ ó pé ìjẹ́múlálága lọ́kùnrin ìjẹ́múlálága lọ́rùn ẹwọ́ rò pé wọ́n fẹ́ lù yín jìbìtì àwọn tẹ́ ń fún o tàbá tún béèrè kẹ fún wọn ọlọ́run lẹ ń fún ẹ̀ ń tọ́jú ẹ̀ pamọ́ ni tàbá béèrè pé mọ́ ti fọ́lá yíó ti rí ààrẹ pé bàbá rẹ̀ àtìyẹ́ wọ́n ṣe nǹkan pamọ́ sọ́dọ̀ ọlọ́run bàbá ìmáàmù èkó ń kọ́ bàbá wọn àtìyá wọ́n ṣe Fọláwí ọkọ́ ní Èkó àti gíní eh, tìbàdẹ́ ti jẹ́, àìsẹ̀kọ́lá, Adédùbú, àti gbogbo àwọn tìlọrin gbogbo àwọn tìlẹ̀ Haúsá wọn. Àwọn òbí wọ́n ṣe nǹkan pamọ́ ní bàbá Kàmáàlì àti ìyá wọn àti bàbá wọn ṣe nǹkan pamọ́ ní. Bàbá tó bí ni àjọ ni, àjọ ni, àjọ ni ẹni títí ẹlá kù díẹ̀ káàdọ́kọ́ pẹ̀lú ọkọ́ báyẹ̀

ọwọ́ abúrú náà mọ́lẹ̀ ọlọ́mọ tó gbé orí ìfàwọn ìpáǹgbé fáwọn ọmọ mi tẹ́bá dàgbà òun ni ọ̀rọ̀ jìdáàrù àmàlì jìdáàrù wàkánà ní gùlámé ni yàtí mai na gílì madinati حتى يبلغ أشدهما ويستخرج لهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تعويل ما لم تسعي عليه صبرا Ìwọ̀n àwọn bàbá tọ́ kó olówó tọ́ dàkáǹtì báǹkì rú tọ́ dàkáǹtì ọ́fíìsì rú tọ́ dètò ìjọba rú àwọn ọmọ rẹ̀ lọ tánà kalẹ̀ dè ìwọ́tẹ̀ rẹ̀ sí sùúrù tọ́lá jẹ́ ń kọ́ ọgọ̀ tí wọ́n yìí jẹ́ tí wọ́n ń fà lérí Ànábì ní kún wọ́n ni ọlọ́run ní mo ti gbọ́ bàbá ìbá kú ìyá ti kú àwọn ń bẹ láàrin ìlú wọ́n ń ṣerú kiri

àwọn arẹ́lá dàgbà àwọn ni wọ́n fa dúkìá rẹ̀ lé lọ́wọ́ bá ń tọ́jú rẹ̀ alẹ́bì Mùsá àti hádàrù bá tún lékọ́ àwọn ọmọ kéré àwọn ọmọ fi wá dàgbà ìgbà wọ́n wá dàgbà tí wọ́n fẹ́ tún lè bàbá wọn kọ́tọ́ dàgbà mú bí wọ́n ti ń tún ilé ìkọ́ yìí lọ́bá láti kò kan bá nítọ̀ ẹjẹ́ agbẹ́bí wọ́n ń gbẹ́bẹ̀ ní bá kan kòkò kan lábẹ́ ilẹ̀ lọ́kankan bí bàbá wọ́n sí kírùn ìkòkò yìí ìbò láti jẹ́ nínú àwọn òtúnú ẹ̀ tẹ́ ẹ̀kọ́ àwọn ará jọ́ ọjọ́ wọn tọ́jú sínú kòkò ní owó àti gold àtàwọn dàbára tó bá jiná wọn àtọ́jú ẹ̀ sínú kòkò wọn rí mọ́lẹ̀ ọmọ bàbà jẹ́ tí kòkò bá sí wà náà lẹ̀ ọgọ́rùn ọdún yàmà ni ìgẹ́kùn ní sí ni wọ́n bá gbélẹ̀ kan ni wọ́n bá yọ nígbà wọ́n délé àwọn àkáníkánzó ńláhùnmáhùn nákàlẹ́ ni àkáníkánzó ńláhùnmáhùn owó ni àwọn àkáníkánzó ńláhùnmá góòjì àti àdákà àti nǹkan tí gbówó náà ní jẹ́ kánzù bá pè lówó tàùsírì lọ bẹ́ẹ̀ bá pè nákàlí tàùsírì lọ bẹ́ẹ̀ bá pè dúkìá tàùsírì lọ bẹ́ẹ̀ tí la fẹ́ lò bí bàbá rẹ̀ ti dáa tó tíyà náà dáa tó ọlọ́wọ̀n ọ̀jẹ́ wọn gún ọlọ́wọ̀n ọ̀pá iṣẹ́ wọn rẹ́ ọlọ́wọ̀n èèyàn wọ́n jẹ́ ọlọ́wọ̀n ọ̀sàbòsí fún wọn àwọn náà bá ti fún àwọn òdìlẹ̀ ah ìjọba ìlú bàbá wa tọ́jú pamọ́ fún wa ni wọ́n bá kú lẹ́rú ni wọ́n bá kú lólòsì ni wọ́n bá kú lẹ́yìn ẹ̀yẹ́ ni wọ́n dẹni ńláńlá owó náà ni wọ́n wá lò ní wọ́n ṣe tẹ́nìkan òṣèrú ẹ̀rí nùnú náà ìyẹn ni wípé ẹjẹ́ wa ẹjẹ́ àtọ́jú wa rí kalẹ̀ ìjọmọ wa ẹjẹ́ àjàjẹ́ sẹ́kù ẹ̀mọ́jẹ́ àjàjẹ́ tán wákà kan dáadáa ní káfíkó ńlẹ̀ inú wákà náà

Sáàrò pé mo ti jẹ́ gbé wọ́n èyí jẹ́ kan torí lórí ilẹ̀ lórí, èyí jẹ́ torí ọ̀pàtẹ́gùn ọlọ́run, èyí jẹ́ torí òòrùn ọlọ́run ọ̀ràn lórí, èyí jẹ́ torí yóò mi ọlọ́run, èèyàn jẹ́ pé yóò rí gbogbo nǹkan tọ́lọ ń bá ibẹ̀ láàrin a jẹun ọlọ́run ti tẹrúgbìn ọlọ́run náà ni òfin ní pé ẹjá sí dáadáa ẹ̀kọ́ tàà fẹ́ kọ́ amúlìdì ọdún yìí àbẹ̀rọ̀fí ọlọ́jọ́ lálùbáríkà ọlọ́mọ àtọ́jú ẹ̀ gbogbo akátọ́fẹ́ wọn lẹ́ẹ̀kan sí lápàájẹ́ kan ni wọ́n fún yín di wákà odidi iṣẹ́ ni òní bismillahir rahmanir rahim ààwẹ̀ àti Abdurrafi tó pè wá àti gbogbo ẹ̀yin tẹ́ dá lóhùn àtàwọn àfáwà jálà tí wọ́n ń bó kọ ọlọ́run kí wọ́n ń yá ọkọ̀ ọlọ́run lò kọ́lọ̀n jẹ́mi yógún àwọn ni wọ́n jẹ́ àfá àtọ́kọ́ alálùkùránì Abdurrafi kọ́lọ̀n jẹ́mi yógún ọba tó ní ẹsẹ̀ rí ẹ̀rí ní táwọn náà pè ni wọ́n jẹ́ lé ní

ẹmẹ́ta ọkọ́ bàjẹ́ fún ìrìn bẹ́ẹ̀ bá lójú tó ara ẹnikọ́lọ̀ wọn yẹjú ọ̀rọ̀ yìí fún yín lọ́wọ́ lábẹ́ iná sí tọ́ yọ́ yẹjú tèmi náà Allahumma tàbí hawa ìjìnà àrí وعلى قضائها قدير وهي عليك يسير أمن علينا بقضائها يا أكرم الأكرمين ويا أسرى الحاسبين ويا أجور الأجودين يا رحم الراحمين يا رب العالمين اللهم صل على سيدنا ومدير المركز حتى وما شيخ آدم markasi wa lọ mọ́jọ parẹ́. Báwọlá markasi mọ́jọ gbogbo orí kí wọ́n parẹ́, tọba wa kamari àdàbí, tọba wa mẹ́nìmẹ́ni, bàbá wọn ní pàkà ní ẹ̀sùnmọ́ra lágbàjì níbàdàn ní gbogbo olúkàkiri wọ́n láwọn lọ́dọ̀ ọlọ́run àdúrà dáṣẹ́ ọlọ́run jọgbà àwọn ìlú kọ̀dìríyà gbogbo àwọn tìjàníyà gbogbo àwọn afáwà tó wà ń kalẹ̀ gbogbo olóòmọ́sà àbíyàbùkátà yìí àfáà tó wọlé àti ìgbópọ̀ àwọn tó ti lọ́dọ̀ بسم الله الرحمن الرحيم مقدلوغون بسم الله àwọn tó dìbò ìbò tó tó ń bọ̀ àbí ọlọ́mọjọ́ padà sí ẹ̀rẹ́ májẹ̀mí ó sófò ń bẹ̀rún ọlọ́mọ ayé bá àyàwó aláàánú síbẹ̀ olórí wa fásọlá rájí ọlọ́jẹ́mí rẹ̀ ogun ọlọ́jọ́ sàfihàn rí jù báyìí lọ àti bòmínà tó tún wà tó tún fi ọlọ́mọ́sàdé ọlọ́gbàrkà àti ogun àwọn tó fẹ́ kí Nàìjíríà ọdá ọlá mẹ́bí lọ́dọ̀ ọlọ́run bàbá wa ìmáàmù Èkó ọlọ́mọjẹ kábùkù ọkàn wọn àbádáadáa ni wọ́n púpọ̀ ọlọ́mọjẹ́ tí wọ́n ti wà tìbọ̀tán wọ́n dá Rahim Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله كان يوي بسم الله كان الرحمن يكون